آمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدب فنوب سبحانه وتعالى لوري أورياتي بجبه نير لي التي rántí ọ̀rọ̀ ọlọ́ọba سبحانه وتعالى ta'ala láti sàlàyé ẹ̀sìn ọlọ́ọba èyí tó sì ṣe pàtàkì jù nínú ẹ̀sìn ọlọ́ọba in tí a fi bọ́lọ́ọba ní mùsùlùmí in dáfi lè pé àṣẹ ọlọ́ọba tọ́lọ́ọba ní wala tamutunna illa wa antum muslimun wípé ẹgbọ́lọ̀ kó àyàfikẹ́ jẹ́ mùsùlùmí o so àṣẹni látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so nítorí náà èyàn gbọ́dọ̀ ma kila àwọn nǹkan tó lè gbéyàn kó nù Islam àwọn nǹkan tí yíò ṣe tí yíò ní fi jẹ́ mùsùlùmí ma nǹkan tó ṣe pàtàkì gan ní eré so a ti wá ń kàrọ Sheikh Salih alfauzan lo, lọ tó fi ń ṣàlàyé àwọn nǹkan tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ síwájú ká tó bọ́ sínú tírà a sínú ọ̀rọ̀ sheikh Muhammad ibn Abdul Wahhab gangan ká tó bẹ̀rẹ̀ sí sàlàyé rẹ̀ wọ́n wá ní a ìtàfìrí pé ìmá sẹ́rí padà lọ síbi àlàyé àwọn olùmọ̀ nǹkan tó ṣe pàtàkì nìyẹn gbogbo àwọn kan tí sheikh Sọ́lì Fawzan ṣe pàtàkì ìtàntàn sàlàyé rẹ̀ gbogbo ẹ̀ ló ṣe pàtàkì fún àgbóyé àwọn ìwákìtì tó fẹ́ sàlàyé ṣe mọ̀ pé ẹni tó bá ti wá gbọ́ gbogbo àwọn àlàyé tán kọ́kọ́ ṣe síwájú yìí nígbàtán bá wá bẹ̀rẹ̀ sí sàlàyé ẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan yóò máa mọ̀ pé ó kìtọ̀ àwọn kankan wà tán ti fi dé síwájú o àbínú àwọn kankan wà tán ti sàlàyé rẹ̀ síwájú o so ilé jẹ́ ìtẹ́yàn fi gbọ́rọ̀ máa padà sí kí lọ́yìn àlàyé àwọn afá ní gbogbo ọba wọ́n ni usulu anwa'i ridda eléyìí ni àwọn ìpìlẹ̀ àwọn ìrànràn nǹkan tí a máa fi ń àwọn òsúlù rẹ̀ ibi tó ti ń jẹyọ yálà kó jẹ́ alqawl ọ̀rọ̀ wal-i'tiqad àbí kó sẹ́ jẹ́ àdìsọ́kàn wal-fi'l àbí iṣẹ́ wash-shakk àbí iyèméjì wa yanshahu 'an hadhihi al-usul wá máa jẹ látara àwọn ìpìlẹ̀ yóò anwa'un kathira àwọn àrànà tó pọ̀ min nawaqid al-islam inú àwọn nǹkan tó máa ń ba islam jẹ́ so àdìsọ́kàn ó lè ba islam jẹ́ ọ̀rọ̀ lè ba jẹ́ iṣẹ́ lè ba jẹ́ shakk lè ba jẹ́ wọ́n ni wa ba'dul juhal àwọn aláìmọ̀kan apá kan náà àwọn aláìmọ̀kan awil mughridi àbáwọn tí wọ́n ní ìkórìíra náà tẹ́lẹ̀ tí wọ́n lérò ń gbà wọn wọ́n ni yastankiruna al-kalama fi bayani asbabi ridda wọ́n ma ń kórìíra kí ẹ ma sọ̀rọ̀ nípa àwọn okùnfà ìfẹ̀sílẹ̀ wọ́n kórìíra kí ẹ so àwọn kan ma fi ń fi islam lẹ̀ wọ́n ní wayasifuna man yatakallamu fi dhalik eléyìí òdodo sí ni àwọn èèyàn nífẹ̀ẹ́ ẹmọ́ ìran méjì nìran àwọn èèyàn tó máa ń kórìíra kí ẹ máa sọ̀rọ̀ ń pa àwọn èèyàn wákìdò Islam àwọn èèyàn tó sì pé gbogbo èèyàn làwọn gbà ìmá sàlàyé àwọn nawaqidul islam sàwọn alẹ́gbùsà ìmá sàlàyé àwọn nǹkan tó jẹ́ nawaqidul islam òun ni àwọn tàjẹ́ tẹ́kfìrí gẹ̀gẹ̀ fún àwọn pé ẹwọ eh, lèyàn tó ń sàlàyé rẹ̀ sí so torí pé àwọn fẹ́ ṣe kí ni gbogbo nǹkan àwọn fẹ́ máa fi yọ́yàn kún islam so èròǹgbà tí wọ́n nìyẹn wọ́n ni wa gbogbo ẹni tó bá wọ́n ń sàlàyé nawaqidul islam wọ́n ń ròyìn pẹ̀lú pé bí annahu takfiri ni wọ́n kíni kíni tó fi jẹ́ tẹ̀kfìrí ẹ̀ rí pé tààrà kọ́kọ́ sàlàyé rẹ̀ na wákìlù islam na sàlàyé rẹ̀ ẹ̀ sheikh muhammad bin abdul wahab ló kọ́ ẹ̀ sí sheikh muhammad bin abdul wahab tẹ̀kfìrí lòun náà ni sẹ̀yí wà ní ẹ̀ẹ̀wẹ̀ẹ́sì tẹ̀kfìrí náà wọ́n ti tẹ̀kì but òun rò pé òun ti rò pé at least ká bẹ̀rẹ̀ bí nǹkan mi ibo ní ká ti bẹ̀rẹ̀ ọmọdásù kílùkọ rẹ̀ wọ́n ni ọmọdásù àkáàmù wà ń lẹ̀ so ní pé ọmọdásù àkáàmù wà ń lẹ̀ but Ah, èyàn tí ẹ máa sọ fún pé eh, wọ́n ń kọ́ náà kìrì sáwọn tó ń kọ́ mdásílá àkíkàmù náà wọ́n kọ́ méjì papọ̀ náà ni kíra ní òtún sọ́bàm ẹni ànù yóò ìwà nǹkan sọ eh, ọ̀rọ̀ ìtànlẹ́nu ẹni ànù yóò ìwà nǹkan sọ eh, ṣùgbọ́n wọ́n fókọ́s lórí náà kìrì islam yẹn kò mọ́ ṣùgbọ́n ó sà fẹ́ dẹ àwọn èèyàn lọ́nà bí ẹ̀sìn ọlọ́ọ̀bà so bí annahu takfiri bí a ẹni yóò takfiri ni wa yuhadhiruna minhu wọ́n ma sọ àwọn èèyàn láàrá rẹ̀ sheikh fawzan sọ pé àwọn èèyàn kórìíra kama sàráyì na wákìrì islam wọ́n ni falhiddatu bil qawl sheikh sọ́lẹ̀ fawzan sọ pé kíyàn fẹ́sìn lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ka an yatakallama bi lafzil kufri kíyàn sọ̀rọ̀ kèfèrí wa shirki àtọ̀rọ̀ ẹbọ gọ́yìrù mukro kìí sì sí pé wọ́n jẹ nípa kó sọ̀rọ̀ so wani sawa'un kana jaddan yala ó serious sí ni nígbàtí ń sọ ni aw hazilan àbí ń ṣàwàdà ni aw mazihan àbí ń ṣẹ̀fẹ̀ ni so àbí yala ó serious sí ni kò serious sí ni àbí ń ṣẹ̀fẹ̀ sawa'un kana jaddan yala ó serious sí ni aw hazilan àbí kò kakun gangbàtí ń sọ ní kan sọ̀rọ̀ ni àwọn máa zí hàn àbútí ẹ̀ tí wọ́n ó kàn fi ń sẹ́fẹ̀ ni nígbàtí ń sọ ni ó kàn ń dẹ́fẹ̀ ni fa idha takallama bi kalamil kufri wọ́n ni tí a bá ti sọ̀rọ̀ kèfèrí fa innahu yuhkamu alayhi bi ridda wọ́n dájẹ́ lórí kó ti fẹ̀sílẹ̀ o illa idha kana sheikh eh, ń ṣàlàyé díẹ̀díẹ̀ eh, so àyàfi tán bá jẹ́ nípa tán bá jẹ́ èyàn nípa ẹ̀hẹ́n ni èyàn ní ṣe kí ni ni ò ní jẹ́ kéfèrí nígbà so. bá sọ gbólóhùn kúfùrù so nígbà tó bá sọ gbólóhùn kúfùrù tán bá jẹ́ nípa kò ní jẹ́ kéfèrí so so nígbà tó bá ṣe nǹkan tó jẹ́ kúfùrù so àbí tó bá ní àúzúrù àbí tó bá ní nǹkan mí nínú àwọn azab nínú àwọn excuses so nínú àwọn ah, in tó lè excuse ẹ̀kọ́ ní pé kó má jẹ́ kéfèrí wọ́n ni qala ta'ala wọ́n ní Ọlọ́run bá sọ pé walaqad qalu kalimatal kufri wọ́n ní wọ́n ti sọ gbólóhùn kúfùrù wa kafaru ba'da islamihim nítorí kẹ́límà kúfùrù tán wá sọ yẹn lẹ́yìn náà wọ́n wá di kèfèrí lẹ́yìn ìgbà tán ti jẹ́ lẹ́yìn ìgbà tán ti jẹ́ mùsùlùmí so wọ́n ni wà qala ta'ala wọ́n ni ọlọ́wọ́ bá tún sọ fil ladhina qalu nípa àwọn èèyàn tó sọ pé ma ra'ayna mithla qurra'ina àti ìrírò àwọn tí wọ́n tí wọ́n jẹ́ olùkayírí àwọn sahaba nabi wọ́n bá wíò nígbàtà ń darí bọ̀ látọjú bubutunan náà sì ń jẹun jù wa ajibanu 'inda al-liqa náà sì ya ọ̀lẹ jù nígbàtán bá pàdé àwọn ọ̀tá ẹ̀rì pé gbogbo àwọn nǹkan tí wọ́n júwe ń bí bá irọ́ ni wọ́n fi pamọ́ àwọn sàhábà nabi àwọn sàhábà nabi sallallahu sí èkùrọ́ wọ́n so wọ́n yí sí sí ọ̀lẹ nígbàtán bá pàdé àwọn kìnnì tán bá pàdé àwọn ọ̀tá but wọ́n yìí mọ́mọ̀ fi parọ́ mọ́ wọn so wọ́n ni ya'nuna rasulallah àwọn tán gbà lérò lójíṣẹ́ ọlọ́wọ́ bá wa sahaba àtàwọn sahaba rẹ̀ so wala in sa'altahum wọ́n ni ọlọ́wọ́ bá wá sọ kalẹ̀ pé tẹ bá bí wọ́n la yaqulun wọ́n mọ̀ sọ pé innama kunna nakhudu wa nal'ab àwọn akẹ́ ń sọ̀rọ̀ ni akẹ́ ń sàásìn sáwàdá ni kul abillah ọlọ́wọ́ bá ní sí ọlọ́wọ́ bá ò sí àpé wọn ò dákọ̀ ọlọ́wọ́ bá bọ̀tọ́nà bá ní sí ọlọ́wọ́ bá ò wa ayatihi àtàwọn àmì wa rasulihi àtòjíṣẹ́ rẹ̀ kuntum tastahzi'un lẹ́fin sawada. an bèèrè tàṣí ẹni tó tẹ̀ wọ́n fọ́nà ọba sáwàdà gangan fúnra rẹ̀ so lábẹ́ kílòkọ rẹ̀ lábẹ́ pé gbogbo tó bá wùyàn lèyàn kan lè máa sọ so lábẹ́ ẹ̀fẹ̀ lábẹ́ kákan sáwàdà lábẹ́ kọ́mẹ́dì ni gbogbo ọ̀ràn yìí ènìyàn di kèfèrí o so ènìyàn di kèfèrí so ó wá sí ní láàrin tí wọ́n ń wo orú nǹkan bẹ́ẹ̀ náà kọ́mẹ́lì lẹ́lòmí ma ń wó kwà tó ma fi ń pààrò ní rẹ̀nù ìbànújẹ́ pọ̀ láyé òun gan so ní pé tóun bá ti tẹ̀ sí so ó ní kódà yóò tún wá sọ fún pé àwọn kọ́mẹ́dì àwọn mùsùlùmí ló ma ń wò mùsùlùmí eléyìí ti dágbére fún Islam so gbogbo gbogbo àwọn mùsùlùmí àti ẹ̀sìn Islam ló fi ń ṣàwàdà yìí so kúl abillahi so gẹ́gẹ́ bí yíò ṣe ní máa ṣe pé in tó mọ́ in tí òun mọ́ wò ní òun fẹ́ mọ́ wò àwọn ilé ìsàngó ẹlòmínà wà tí yí ń wò so gbogbo kí yíò gan títà ìdí bá ti wà lára àyàn ìkórìíra àti lè mọ́ dẹ́rùn kan báwọn yóò mọ̀ ní ẹ̀lá ẹlòmínà yí wo Ṣàngó mọ́ wo ọ̀rọ̀ Ṣàngó gbogbo eléyìí ìmọ̀ gbà kí kúfùrù kó mọ́ gbòrò kí wọ́n sì ni o so kí ẹ̀ sí lọ máa venture sínú ìmá owó kúfúrù so láìsí pé láìsí nǹkan tó pèpè fún wọ́n ní kúl abillahi sọ́lọ́wọ́ ọba wa ayatihi àtòjíṣẹ́ rẹ̀ wa rasulihi àti àwọn àmì rẹ̀ wa rasulihi àtòjíṣẹ́ rẹ̀ kuntum testahzi'un lè fi sáwàdà so la ta'tadiru wọ́n ní ẹmọ́ wa excuse o qad kafartum ba'da imanikum ẹ ti ṣe kèfèrí lẹ́yìn gbàtẹ́ gbàgbọ́ so ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ pé síwákì kí ẹ̀kan ma fẹ́ ní tí ń ṣe síwákì kí ẹ ma fi ẹni tí ń lọ síwákì kí ẹ ma fi sáwàdà so gbogbo àwọn irùngbọ̀n kí ẹ ma fi sáwàdà nìkọ́bù hijabu kí ẹ ma fi se ẹ̀yẹ kúfùrù ni o kúfùrù sọ̀rọ̀hìn so kúfùrù sọ̀rọ̀hìn so kí ìṣe kèfèrí sọ̀rọ̀hìn wọ́n àwọn bí Sheikh Salih Fawzan so ní pé kílùkọ́ rẹ̀ òun ò mọ̀ wọn kàn lẹ́nìkan tí ń lo síwá kìí kàn máa ń fi ń sáwàdà bàbá ní kúfùrù ni so gbogbo àwọn nǹkan tíyàn lè máa fi tíyàn kan lè máa fi dá a máa fi ọ̀rọ̀ ẹ̀sìn sawẹ́wà ara ò kúfùrù ni ò wọ́n ni kuntum tastahzi'un la ẹ so tún islam wọ̀ tún wí kíṣẹ̀rẹ̀ lè padà fún ọ so fahum kafaru ba'da imanihim wọ́n láwọn ènìyàn wọ́n ti ṣe kèfèrí lẹ́yìn imani wọn bí sábàbí annahum nítorí pé àwọn kọlu wọ́n sọ pé torí pé ta bá wo àyà tọ́nà bá sọ̀kalẹ̀ yìí àwọn ẹni yìí aláwọ̀kọ́ tí yẹn bá sọ pé eh, òun ò mọ̀ pé kìíní yẹn òun ò mọ̀ pé ní eh, eh, pé òun ò gba ìṣe yẹ̀yẹ́ fẹ̀sìn kò sáwìjáde fún ọ torí ẹni iná ọlọ́wọ́ bó fún ọlẹ́rì rẹ̀ so nǹkan yóò kán tó lè jáwìjáde fún ọmọ tó wá gbóhùn mọ́ pó wà nú ẹ̀sìn so àbí nítorí àwọn nǹkan míì bóyá nítorí tàwílì míì ẹlòmíì ti gbọ́ yé kò sí nú ẹ̀sìn pé bóyá bí tó ti gbàtàn jẹ́ tí wọ́n ti rọ̀rọ̀ kúrọ̀ sóhun náà lórí ó ti gbà kán rọ̀rọ̀ kúrọ̀ sí lórí pé no àwọn ọmọ onípákòhun in tán se ò sínú ẹ̀sìn ò so àwọn onípákó àwọn ọmọlá onípákó alágbóhun so ìtàn sí kò sínú ẹ̀sì ọ̀nà ọba wọn so wọ́n ní tó bá gbà kí wọ́n rọ ìrọkúrọ̀ sóhun lórí tóhun náà ti wá rí pé tóhun náà ti gbà pé kò sínú ẹ̀sì ọ̀nà ọba so bóyá irú ẹni bẹ́ẹ̀ ló lè láwùjá rẹ̀ pọ̀tẹ́ tó mọ̀ pé ẹ̀sìn ni gbogbo ọ̀nà tó bá fi o so wọ́n ní fahum kafaru ba'da imanihim so ṣùgbọ́n èyàn gbọ́dọ̀ sọ́ra gan so èyàn gbọ́dọ̀ sọ́rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n ma ń pèyàn sí àkíyèsí kan nínú àwọn àkíyèsí òun ni pé ibi tí nǹkan bá ti pọ̀ tí nǹkan bá ti pọ̀ táwọn èèyàn ma ń ṣe so tí nǹkan bá ti pọ̀ táwọn èèyàn ma ń ṣe látara jahil àbí látara kórira nínú àwọn nǹkan tó ṣe pé ó ti wá pamọ́ fún wọn nú ẹ̀sìn nínú àwọn nǹkan tó ṣe pé ó ti wá pamọ́ fún wọn nú kíyàn sọ́ra láti sáré máa ṣe ìtọ́lákùl kúfìrì lé wọn lérí oye so ìdí ìrùn kan ma sàlà èyí ìtọ́lákù lé wọn lérí jàre nígbà àbá ẹti di kèfèrí nínú so ẹlákùn so bẹ́ẹ̀ṣe dáàbòbò ẹ̀mí ara yín ló ẹni tẹ̀wọ̀ Islam padà oye so èyàn sọ́ra fún níbi tí aláwọ̀kọ́ ibi tí nǹkan tó ṣe pé nǹkan yẹ ó ti dìbò ń pa ó pamọ́ fún wọn látara ṣubuhati tó tàka kò gbé kí ní ẹkùn kúfúrò kódà àwọn gan ó lè mọ́gbẹ̀mọ́kùn káfíìr oye bọ̀bọ̀ kí n sọ́ra gan níbi bẹ̀ so gbogbo eléyìí èyàn sì rí àwọn ẹ̀kọ́ yìí gan lọ́dọ̀ àwọn olùmọ̀ so tó má ti bí wọ́n pa àwọn nǹkan tó jẹ́ kúfùrù kúfùrù kúfùrù kúfùrù báyìí ọmọ nkóra dógan bọ̀yẹ́ rí sáàbù mí ọ̀dọ́ mi pé ah, káfìrì ni ah. <laughs> um, kọ́lá òun ti kàfàrà rẹ̀ sí láti 2002 òun ti kàfàrà rẹ̀ ọ̀yẹ́ àná ẹni tó bá yẹ kéfèrí náà kíyàpọ̀ kéfèrí o ṣẹ́rí gbogbo ẹ̀ náà èyí ma sádádá èyí ma kọ́rọ̀ bá ní ọ̀yẹ́ so gẹ̀yà eh, ah àwọn òun ò fẹ́ pè kéfèrí ní pé mùdílù àníká òun ò fẹ́ pè òun fẹ́ pè kéfèrí kí ló dé òun fẹ́ ní wárọ̀ ń bá àdìdì lélẹ́yìn ọ̀yẹ́ so àbí kéèyàn ti àá máa bẹnu àtẹ́lù àwọn tí ń pèyàn kéfèrí tí ń pè irú ẹni bẹ́ẹ̀ kéfèrí ẹni tó tọ́ sí dáadáa so ibẹ̀yẹn gẹ́gẹ́ ni yóò tẹ̀ ti wá ní yóò ti ní ó ti ní wípé ń ṣe wàhálà fún ẹni tó yàtọ̀ sí ọlọ́ọ̀bá tó jíṣẹ́ àtàwọn mọ̀mí

àwọn tó gbà lérò ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ti sàhábà rẹ̀ falamma alimu nígbà tí wọ́n mọ̀ annallaha awha ní pé ọlọ́wọ́ bá ó sọ̀kalẹ̀ ila rasulihi lọ́sọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ bi maqalatihim pẹ̀lú ọ̀rọ̀ wọn ja'u ya'tadirun wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sọ pé innama kunna nakhudu pákó náà wá gùn jù ni ọyí so a ń bọ̀ sáwàdá ní sàbí àgbálérò pọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ láfẹ́ ẹ̀kẹ́ iṣẹ́sìn ọlọ́wọ́ bá lágbàlérò pàfẹ́ fi sáwàdá tí a bá wọ̀nyẹ́ ma ń sọ gbogbo àwọn ìrìjá tí ìrìjá fi ń tànká ní o ẹ̀hún mọ̀ ní ẹni tó wáyé pé àwàdà tó gbàlérò ìgbà tí ń sáwàdá ó gbàlérò láti fẹ̀sìn ọlọ́wọ́ bá sáwàdá àti òjíṣẹ́ rẹ̀ àbí tó tánàbí sọ ìgbà ìlódó di kèfèrí bó tó bá ti pé wọ gangan níkan fi ń sáwàdá so kò tí di kèfèrí gbogbo tẹ̀fsìrì wọn kò sẹ́rì fún kò sẹ́rì fún gbogbo tẹ̀sí nìyàn tó bá ti ṣe pé nǹkan ẹ̀sìn ní fi ń sáwàdà ìntáhà ó so ó so tó wáyé pé nǹkan ẹ̀sìn ní fi ń sáwàdà pé bọ́ pé ẹ̀ẹ̀nù àwọn tó bá gbogbo àwọn kìíní ilé wọn gbọ́ nínú ìrìjá àtàwọn èèyàn tàn kálá òjò ìbà tó bá tó gba pé òun fẹ́ tó bá ipá ah, ó lẹ́yìn ó ní láníyàn kọ́lá yóò tún mọ́ ọ̀rọ̀ wá ẹ̀ẹ̀mọ̀ pé ìdánpè ní àníyà ní lógá oye gbogbo tí ó láyé obìnrin min Allah shay'a so wọ́n ni wọ́n sọ pé inna ma kunna nakhudu wa nal'ab àwákan sọ̀rọ̀ ni akan fẹ́ nuwarọ́fù ni a sì ń sáwàdá natahaddathu haditha rọ́kìbì àwọn ọ̀rọ̀ ìrìn làwọn sọ wọ́n ni naqta'u biha 'anna at-tariq àfin àfin time ni àfin jẹ́ kí ọ̀nà kó kéré a ń sọ̀rọ̀ so that ìrìn àjò yóò fi fúyẹ́ sí so war rasul sallallahu alaihi wasallam wọ́n ni òjíṣẹ́ but ẹ̀rì pàwọn sahaba nabi nígbàtá bá ń ṣe ìrìn àjò ìmẹ̀lẹ̀ àwọn fi ma jẹ́ kọ́nà kúrú wọ́n ma bèèrè nǹkan lọ́rọ̀ nabi sallallahu alaihi wasallam wa alaikum salam sa eh tafasah ẹ wọlé ẹ̀sùn ẹ̀sùn fún wọn sáìdì rẹ̀ ní first suro yẹn ẹkọ́ ń bẹ́ẹ̀kẹ̀ bọ̀ áfẹ́lẹ̀ ah, so wọ́n so innama kunna nakhudu wa nal'ab natahaddathu hadith ar-rakb so àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ta ma fi ń ṣe ọ̀rọ̀ ní àjò ma bere ma lọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam kódà àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn orin ìrìn àjò náà ti kọ wọn ẹlòmí tó há àwọn gami tó há orin àjò náà ti há bá olùmọ̀ sí ma ń ṣe tí wọ́n ni so kódà àwọn olùmọ̀ ma ń kó ìdá tẹ́ tẹ́ bá ń ṣe ìrìn àjò kó sì pé gílùkọ́ eh, rẹ̀ ẹni ẹni bí àbẹ́ni farfar ẹni tí ó kàmọ̀ rojọ́ ní ó bá wọn sí ìyànjú so wọ́n sára lérí nínú eh, mẹ́tínú sheikh eh, nasir so kan so manasikul hajji wal umra so tán sára yí àwọn ẹ̀kọ́ hajji àti umra gẹni tó páyọ̀ ọlọ́wọ́ bá ní kíyàn ma so ẹni tó páyọ̀ ọlọ́wọ́ bá ní kíyàn ma bá sí ìrìnàjò kìsẹ̀ tí ó so tí wọ́n bá fẹ́ sí ìrìnàjò tí ilé tí yíò fi débẹ̀ gbogbo àwọn nǹkan tí yíò mọ̀ sọ èyí ọ pẹ́ láta ara bíyàn sí lẹ láti mẹ́lẹ̀ sọ fún pé àwó ìfẹ́ àbí látara bóhun náà ṣe yàyà kúyà pé yóò sàmọ́ ọ̀rọ̀ ọlẹ́jọ́ lọ ni sòkò ní fi ọlẹ́ ò pẹ́ so tẹ wá rí táwọn kìíní sí ni so àbí kódà àwọn tíra mí ìgá tó yí pé wọ́n padà wọ́n kọ fún àìmọye ìgbà so orí ìrìn àjò náà ti ń kọ àwọn nǹkan mí so àwọn míwà tó yí pé wọ́n kọ lórí ìrìn àjò so àwọn míwà tán kọ ńgbà tí wọ́n wà ń lé so tí gbogbo ẹ̀fì àpadà di odidi so àwọn olùmọ̀ ó sì máa hàn kan ó máa hàn kan tó máa wà lórí ìrìn àjò ó mọ̀ sí mọ̀rọ́jà àní so kéjì pé yíò máa wá rojọ́ tí ẹjọ́ bá ti pọ̀ jù ní tí máa ń padà dì ní so wápá jùlọ tí ó bá tí ààrẹ bá tún wá wà lọ́kàn tẹ́lẹ̀ gbogbo ẹni tí ààrẹ bá wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ tí ẹ bá ti ń bá rojọ́ jù kò sí yóò padà wí ìwìkúwì yóò padà wí nǹkan tó takò ẹ̀sìn ọlọ́run ọba so ẹni tí ẹ bá ti rí ẹni bẹ́ẹ̀ kí ẹjẹ́ kọ́rọ̀ ẹ̀yàn máa kéré bí ẹni tí èyàn sọ kó má ṣe mistake ni so yatluwa hadhihi al-aya anábí ò kọ̀ láti máa káyà yìí qul abillahi sọ́lọ̀wọ̀n bá wa ayatihi àtàwọn àmì rẹ̀ wa rasuli àtọ̀jíṣẹ́ rẹ̀ kuntum tastahzi'un lẹ́fin sáwàdà la ta'tadhiru ẹmọ́ wà wíjàre tí wọn ò jẹ́ nípa ọ̀ fa innahu yakfur ìròyìn bẹ́ẹ̀ òdí kèfèrí ò walau za'ama annahu yamzah kò bá rukun sáwàdà ni wa yal'ab abóhun seré so abóhun seré an bèèrè tàbí kí àti àwá ní à in tó kù tó ń fẹ́ máa ṣe ni pé wọ́n fẹ́ máa ya katuna nabi so wọ́n fẹ́ but kó wá sí pé mùsùlùmí tó jẹ́ mùsùlùmí lòun náà máa wá sí gbogbo àwọn kan báyìí so ní o ma dá gbogbo àwọn kaba ìwò ẹni tó gangan jẹ́ mùsùlùmí ní ma wá dán wò pé eh, òun fẹ́ òun kà fẹ́ méjì jókù kẹ látọ́rọ ọ̀dọ̀ àwọn sàhábà ṣe rí àdánwò àwọn èèyàn ní tó ma kọ́ àwọn èèyàn ni pé táwọn èèyàn bá ti tọ́má ti rí pé mùsùlùmí làwọn tán wọ́n wọ́n pé bóòlù àwọn ṣe lè maliétì ẹ̀sìn na yìí fáwọn nǹkan mìíràn táwọn náà fẹ́ àbí nǹkan táwọn fẹ́ gbajúmọ̀ nù ẹ̀ ìtẹ́fì rí nìyẹn pé ẹni tí máa ń ṣe ìsìnàríyàwó pé ah bóòlù òun ṣe lè àwọn in tó jẹ́ ọ̀rẹ̀ sí ibò lóun se lè mọ́ sí tíátà àwọn sí àwọn fíìmù tó yẹ pé àwọn èèyàn lo fìmánù bẹ̀rẹ̀ àdáfà wàláhì wọ́n sí àwọn fíìmù dáadáa táwọn èèyàn fi ń gbẹ̀lẹ̀ kódà àwọn fíìmù yẹn wọ́n ní ẹ̀kọ́ sílámù àwọn fẹ́ fi kọ́ àwọn èèyàn wọ́n ní àà ní pé ó lọ kírun ọ̀gá rẹ̀ wá pé pé kí ní so ẹlòmí ó ti mọ̀ pé mùsùlùmí lòun àwọn ǹkan ayé èyàn ó tún wá fẹ́ ó ìfẹ́ máa ṣe náà in ti máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni àìfẹ́ gba ìsìláàmù tán so àìfẹ́ gba ìsìláàmù tán so ati pe ẹlẹ́ẹ̀kejì náà àwọn kan tí máa ń kó bá àwọn èèyàn ni pé àwọn mùsùlùmí fẹ́ wọ́n máa ń fẹ́ àwọn tí ó represent wọn ní gbogbo abala wọ́n yà sọ ọlọ́wọ́n bó dáwà fáyé pé gbogbo abala abala yóò bá jẹ́ nǹkan ẹ̀sẹ̀ so nǹkan tí nǹkan tí sheik salif hasan sọ pé wọ́n sọ pé a ah, ah, ah, ní takọ́dùm sheik salif hasan pé na takọ́dàmù ilan náà sa a ní a ma tẹ̀síwájú lọ bí náà bí wọ́n náà ní tẹ̀síwájú a ní civilized our forward a a move forward so a move forward lọ sí so in jí ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ ni pé káwọn èèyàn máa represent àwọn kí mùsùlùmí káwọn mùsùlùmí náà ní representative nínú náà nínú àwọn ìkàkọ̀ọ̀kan tí ó gbá àwọn èèyàn wọn náà so musulmi náà sàgbọ́dọ̀ ní sensitive fún bẹ́ tó bá ti á rí musulmi kan bẹ́ yóò di yóò wá gbé ìgá so gbogbo orú islamu báyìí islamu islamu tí èyàn ṣe kìí pé èyàn fi ń ju palace fọ́nà ọba ni o so wọ́n ni wà fi hádà níbi eléyìí o rọ́dùn ala murji'ati ala murji'ati al-asri eléyìí jẹ́ rọ́dù fáwọn murji'a ìgbàwà alladhina yaqulun àwọn tán sọ pé la yartaddu ní pé kò tí ìfi islamu lẹ́wọ̀ man qala kalama al-kufr in tó bá sọ ọ̀rọ̀ kúfù hatta ya'taqid bi qalbihi àyàfi tó bá tó ní ní ọkàn rẹ̀ ma qalahu lisanuhu in tí ọkàn in tí ahán rẹ̀ sọ kò tí ìdí kèfèrí o tó bá sọ̀rọ̀ kúfù àyàfi tó bá tó ní àdìsọ́kàn èyí tí ó sọ yẹn pé ah, ẹ̀ẹ̀mọ́ tó ní lọ́kàn ọlọ́wọ̀bó kò láàbò wá lọ́rùn pé ká mọ́ tó ní lọ́kàn tàbá sàṣìṣì ọlọ́wọ̀bó foríjì wa èyí tó hàn láfin bá sí so ní ìsì gbajúmọ̀ gẹ́n láwùjọ wa àdánwò àwùjọ wa ni so ó wá tàṣárọ́bà ó kò ní abala yìí ó wá rápárá lọ sí bí kódà yìí máa pèèyàn ní mọ̀tẹ́lẹ̀ àbáwọn kẹmí náà ìmọ̀ gbé ìdájọ́ láwọn lórí ẹ̀ẹ́ o mọ́ tí ń kọ́rọ̀ o makini kan o makini kan ara o in tó hàn lọ́nà ọba so tí yàn bá sì fi tó hàn èyàn ní jẹ̀bi so èyàn ní jẹ̀bi tí yàn ma wádìí yàn kí in tó hàn náà so àbí tó sọ gbangba àbí tó jẹ́ gbangba nígbà tí yàn bá sọ nǹkan gbangba bó lẹ́sì ní èyàn sọ̀rọ̀ gbangba so bó fẹ́ káwọn èyàn gbọ́ náà èyàn sọ̀rọ̀ níbi tó ti jẹ́ gbangba níbi táwọn èyàn ó ti gbọ́ so kí wọ́n máa mú àwọn èèyàn sí pé wọ́n ṣe fẹ́ mú nítorí sí ọ̀rọ̀ yẹn àbí wọ́n wárò ọ̀rọ̀ yẹn ẹni tí a ti mọ̀ pé òkè ẹni anù ni ẹni yìí ní àwọn anù oye so wàlékún sàrámùtọ́lá so ẹni yìí ní àwọn anù ó ní àwọn nǹkan tí ń pèpè sí inú anù ó láwọn nǹkan tí ń pèpè sí ok èyàn wá fẹ́ sàlàyé aburú rẹ̀ fáwọn èèyàn so aláwọ̀kọ́ náà ni pé èyàn ó kọ́kọ́ jàmáà èyàn ó kó àwọn anù rẹ̀ jọ́nà torí pé aláwọ̀kọ́ ni pé èyàn ti mọ̀ pé ànù lẹ́ni yìí pèpè sí so gbogbo ànù téyàn lè wọ́n àwọn èyàn against náà lẹ́yìn pèpè sí lẹ́yìn ó sọ kí ni àwọn àfá kí ni ìdí tán fi máa ń jókòó tíra àwọn monharifun so nígbà téyàn kọ tíra káwọn èyàn lè fi ká so àbókọ lẹ́tà káwọn èyàn lè fi ká àbókọ kankan káwọn èyàn afọ́wọ́ ajókòó ti pétọ̀ ibi èyí tó ń wí bí wọ́n a mọ́ mú lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan so so túnmọ̀ báwọn afá náà wádìí àwọn èèyàn kìíní ń wádìí wọn kìíní sàbí ọ̀rọ̀ táwọn afá ti gbọ́ láì mọ̀ yẹ ọdún wọ́n wà tó ṣe ọ̀rọ̀ dùlé lórí àwọn gbótẹ́ ni sọ báyìí ní ọdún kan gbà kan ṣe owó ẹ̀ so gbogbo ilé náà látara èrìjá náà ni so àwọn àwọn àwọn sheikhs àwọn èrìjá mi ló bá wọn èèyàn so wọ́n ni hátà yà àtàkìlù bi qalbihi títí ti ó fi ní láti ما قاله لسانه انتي اهان رسو وكذلك الذي يدعو غير الله بكنا يتين بين كمية صنوبة ويستغيث بغير الله تنوى ìrànlọ́wọ́ nǹkan mí jù látọ̀ sọ́rọ̀ ọba so bóyá bí a ṣẹlẹ̀ so ẹni tí ó wà máa pè bóyá niyas ní pariwo niyas ní sọ so àbáwọn nǹkan mí inú àwọn táwọn yẹn ń sọ so so wọ́n ni wà yastaghiithu bi ghayri Allah so wọ́n ni wọ́n ṣe wọ́n wá ìrànlọ́wọ́ nǹkan mítí yàtọ̀ sọ́nà ọba fayaqulu li ahadil amwat yíò wọ́n sọ fún kan náà tó ti kú pé ya fulano agithni so ilé shirkul akbar oye ilé shirkul akbar so ya fulano agithni so ya fulano anqidhni so yunadi al-mauta yóò mọ̀ pé àwọn òkú ṣe sì rí kíní kanáà wà tó tànká nínú ìrìjá níbi ìmá pé àwọn òkú yìí kíní kanáà wà tó tànká nínú ìrìjá nínú ìmá pé àwọn òkú yìí kódà ibi tó tànká nínú ìrìjá kan wà ma fi ń ti pé ah, àwọn nípa àwọn sẹ́kù tèmí má sí kíkọ so ní pé wọ́n kọ káwọn kọ so tẹ́ fi kọ àwọn so nínú àwọn tíra tó ma fi ń kọ́ àwọn level oríṣiríṣi nínú àwọn tíra yìí wọ́n mú sàlàyé síbẹ̀ nínú àwọn tíra yìí pé tíyàn kan tó bá lọ sí tó bá ṣe pé ìgbà tí ń pe ẹni tó wà nù sàárè yẹn ó kàn pè ń pè pé ẹni tó wà nù sàárè ni pé ó ní bá sí ma sọ pé ní pé ní pé ó kàn wò pé ẹni tó wà nínú sàárè ní pé tóun bá pè àdúrà àwọn ó fi yá kìí ṣe pé ń bọ ẹni tó wà nínú sàárè gangan àhá so ní pé ó kàn wò pé ẹni tó wà ní pé ṣírkù asgar ni tó bá rò pé ẹni tó wà nínú sàárè òun kàn pè ní pé kádùn so ànà tí ó tí ó ní ní ìpìlẹ̀ ni so ẹ́sìn láwọn tírà mi tó wà ń bẹ̀rẹ̀ dà so ní pé àtọ́wáyé pé ó ń pe ẹni tó wà nù sàárè ni tó láníyàn pé á ah, ẹni yìí ní pé yóò gbà àwọn lọ́dọ̀ ba ìgbà yẹn ló tó di múṣíríkì but wá fi se sí pé ó pé á yìí tájú àwọn òfin tètè gbà so ìgbà yẹn ṣírùkù lásìdàr so ó gbélé yìí àwọn ọ̀rọ̀ tí ò lẹ́rìí ni so tí yẹn bá fi bẹ̀rẹ̀ sí ń pe ni tó wà nù sàárè so irú ẹni bẹ́ẹ̀ so ó ti ṣe nǹkan tó jẹ́ shirk shirkun akbar shirkun akbar so but èyí náà àfáà máa ń sọ ní pé bóyá bẹ́ nísìn pàápàá jùlọ ní àwọn ìgbà kan wà láwọn táìmù tó síwájú táìmù Ibn Taymiyyah àtàwọn táìmù tó wá lẹ́yìn rẹ̀ tó ti tànká ó ti di ẹ̀sìn ó ti gbajúmọ̀ ó ti di ẹ̀sìn pé tí èyàn bá lọ sí èyàn lè máa lọ sí sàárè láti lọ bẹ̀lọ́n kì sí pé láti lọ bẹ̀ nǹkan tó wà ní sàárè ò ní pé láti lọ bẹ̀lọ́n so nínú àwọn tàwásùlù táwọn èèyàn gbangba yẹn so kódà ó kún tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ti kórí arábìn tèmi àgàn kódà náà àwọn àgbà afá mi tẹ́lú bí ma ń sọ so lápẹ̀rẹ́ ti ẹwọ́n jẹ́ pẹ̀lú jama'a so ibn jama'a so tó bá bá ibn tèmi àmúbáyì so yóò ma sọ̀rọ̀ ń pa ibn tèmi aláìdáa nípa ibi tẹ́mi àkórìíra àtàwásùl so kí ní ẹ ti di nǹkan tó gbajúmọ̀ gan ó gbajúmọ̀ gan ó ti di kíní in tí ànù sì máa ń bínú ẹ̀sìn nìyàn ànù tó bá tún wá nímọ̀ lẹ́yìn ànù tó bá nímọ̀ lẹ́yìn so ó ti gbajúmọ̀ gan nígbà yẹn báwọn èèyàn máa ń lọ kódà èyí ó máa gbọ́ pé àṣẹbí ṣebí azahabi sọ pútọ́ àbí ṣebí azahabi náà ó sọ́nà Al-Dhahabi sọ́nú sí yàrá A'lam an-Nubala kò sí tako òun náà tún kọ́lá ìsọ tó sọ ìsọ tún bà jálà rẹ̀ ni so eléyìí ó gbajúmọ̀ gan láwọn ọgbà yẹn pé kọ́lá àwọn ẹlòmí inú àwọn ẹni rí kó sí àwọn kan yìí so wọ́n kó sí àwọn kan yìí dáadáa gan bí kí ẹmọ lọ sàárè kí ẹwà so àwọn yẹn kó sí gan àwọn so lára àwọn kan tí bí i tẹ́mí kódà àwọn Ibn Qayyim sọ nínú ad dawa sọ láwọn ọwọ́ bẹ̀rẹ̀ wọ́n sọ nínú ad dawa pé nípẹ́ ẹlòmí ma ń gbàtànjẹ́ pé tó bá ṣe àdúà láyé kan yóò rò pé nítorí pé àyè àyè tóhun ti ṣe yẹn so so àkílùkọ rẹ̀ eléyìí làwọn àfá àgbà pé kúfùrù so kúfùrù asgọ́rù ni wọ́n sì ma ń fáwọn tí àwọn àfá so nítorí àwọn hadith tán gbẹ́kẹ̀lé táwọn hadith yìí ò lálàáfíà so nítorí àwọn hadith tán gbẹ́kẹ̀lé táwọn hadith yìí ò lálàáfíà rárá kódà àwọn mínú rẹ̀ àwọn hadith mawdu'un ni àwọn hadith tán hún ni so ìyẹn nìyẹn kíyàn lọ sí sáré kọlọ mọ́ bẹ́ so wá túnmọ̀ pé òun ò dá òun ò dára kódà òun gan wàsílà yàtọ̀ sí èyàn tó wá ń ṣe ọlọ́wọ́ ọba èyàn ń ṣe ọlọ́wọ́ ọba pẹ̀lú pé èyàn jọ́sìn fọ́lọ́wọ́ ọba láyé ìtọ́lọ́wọ́ ọba ò ṣe ìjọ́sìn láyé ń bẹ̀ bídá àlèyàn tó wá ń ṣe ọlọ́wọ́ ọba ò ṣe sàárè láyé ìjọ́sìn fún wa ọlọ́wọ́ ọba ò ṣe láyé ìjọ́sìn fún wa ìta nàbí sallallahu alaihi wasallam fi máa ń fi àwọn àyè tí wọ́n fi jọ́sìn fọ́lọ́wọ́ ọba anábì máa fi ń wé sàárè la taj'alu buyutakum maqabira la taj'alu buyutakum qubura so kí ẹ mọ́ sọ léyàn di sàárè so bídá àríyàn sí yẹn ayé lára àwọn májẹ̀mú tán sì fún wa ní pé kíni tí ẹ ma fẹ́ dá bídá àmà kí ẹ ma ṣe láyé tí wọ́n ṣe kíni tí wọ́n ti tí wọ́n fi tí ò ti tọ́ so bídá ni bídá tó gbajúmọ̀ gẹ́ láwọn gba àwọn gba ibn tèmíyà kódà ìkannú àwọn ìran bídá ìná torí ẹ̀ tí ibn tèmíyà mọ́lé tó fi padà wá sáláìsì so ìkẹ́nà àwọn ọ̀nà bídá yìí tí a pé àwọn tán ti gbà pé kí ẹ máa lọ sí sàárè lọ bẹ̀rọ ọba pé àwọn yẹn máa ń sọ ń bíbà yìí dáadáa pé kí ẹ lọ kábàrí àwọn ẹni rẹ̀ pé ẹlẹ̀kùlé kọ́lá tẹbá kọ́kọ́ délé mi tẹbá kọ́kọ́ wọlé tẹbá kí àwọn èèyàn gbà lọ kí àwọn alájì náà lẹ́kùnrin gbogbo ń tẹbá fẹ́ tọ́ra àwọn yẹn máa ń sí dáadáa ẹ̀tọ́ wá kó special wọ́n sí lẹ́kùn fún àwọn èèyàn wọ́n lè tàwọn dúró sí ọ̀tọ́ kó special wọ́n sí lẹ́kùn fún kódà ó tún ti àwọn èèyàn tún máa ń jà fún ni so àwọn èèyàn tún máa ń jà fún ni pé ní pé but ẹni tó ẹni tó jẹ́ ni ẹni tí ẹni bóyá ẹni tó nípò ńlá kan ẹ jẹ́ káwọn wọlé ẹ jẹ́ káwọn doctor doctor ẹ jẹ́ káwọn wọlé wọ́n lè múyàn méjì dání ọyẹ́ sẹ́wọ̀n so ó wá padà di nǹkan tó gbajúmọ̀ so ó wá padà di nǹkan tó gbajúmọ̀ débi pé kódà àwọn èèyàn padà gbàgbé pé sàárè lọ́bẹ̀lọ́wọ̀n bá bẹ̀ẹ̀ ni wọ́n wá padà ń pè sàárè gẹ̀gẹ̀ àbọ̀ ń fọ́lá sàárè gẹ̀gẹ̀ tọrọ so wọ́n padà ń kó sí ṣírkù akbar náà ni so yí tí ṣe ìtọ́nù fẹ́ fún so yí tí ṣe ìtọ́nù fẹ́ fún so eléyìí wà lára àwọn kátàwọn yẹn fi kúrò láìbí tẹ́ ní ah àwọn èèyàn kó lè láìbí tẹ́ so kódà yàtọ̀ sí yẹn gan ó wà lára àwọn ìdí táwọn èèyàn fi kàfàrà Ibn Taymiyyah wọ́n pé Ibn Taymiyyah kèfèrí pé wọ́n ní kò lálẹ́ ànábì Ibn Taymiyyah ẹ́ iṣẹ́ àmọ́ pé ní táwọn èèyàn máa ń ṣe nù ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n sọ pọ̀ ń ṣe so Ibn Taymiyyah sọ fún wọn pé ẹ mọ́ máa sọ pé ẹni ẹ fẹ́ travel lọ sí sàrí ànábì gangan mọ́ ọlá ànábì ò lọ́lá ẹgbẹ́ báyẹn sí máa ń ṣe náà nìyẹn ní pé ah, ẹni yìí àwọn ẹni yìí wọ́n ní kò sáfà kankan so báwọn yẹ́ sí mọ́ sí náà nìyàn so wọ́n ti mọ̀ pé táwọn ó fi jẹ átífà àwọn èèyàn ta ni wọ́n sọ fún pé ẹnìkan wà tó sọ pé ànábì ò tí ò ní ta rárá kò lálẹ́ ànábì ara so owó àánú kàtà fi kàfàrà Ibn Taymiyyah so but Ibn Taymiyyah àgbàfà Islam ni so àgbàfà Islam wọ́n ni man qala hatta ya'taqidu bi qalbihi ma qalahu lisanuhu wani wa kadhalika alladhi yad'u ghayra Allah wani yunadi al-mauta wal maqbuli wani fa yaqulu li ahadi al-amwat in so fawon ikana tó ti kú pé ya fulana agithni pé lágbájá o gbà mí o so ya fulana anqidhni lágbájá là mí o yunadi al-mauta yimo pa wọ́n tó ti kú walmakuburi àtàtàn wà nù sàárè ayyunadi shayatin waljin yóò àwọn tó sì ń pè ní àwọn ṣaitọ́nà àtàwọn aljannu ayyunadi alghaibi ó padà wá di pé láwọn àyè tán ní kí a máa lọ sàárè ibi tí ṣaitọ́n ti wọlé tọ̀ wọ́n nìyẹn ibi tó ti wọlé tọ̀ wọ́n ni pé ẹkàn mọ́ lọ sàárè kẹ lọ máa fi albarka àwọn ẹni ire tó wà ń bẹ kẹ a máa bẹ̀rọ̀ ń bẹ ó wá padà di pé àwọn àyè tán ti ń ṣe kìíní wọ́n padà di pé wọ́n jọ́sìn fáwọn sàárè yẹn torí tí ṣàítánù fẹ́ nìyẹn kí ìmọ̀ padà dànù káwọn yẹn padà gbàgbé ìmọ̀ so tán padà gbàgbé ìmọ̀ so tán bá ti wá padà gbàgbé ìmọ̀ káwọn tó wá wá lẹ́yìn kọ́ sí kíni kọ́ wá mọ̀ bọ àwọn sàárè yẹn gẹ́gẹ́ bó ṣe ṣe fáwọn ọjọ́ náà so ń ṣẹlẹ̀ dáadáa ní tó sì ṣẹlẹ̀ náà nìyẹn ìjẹ́ fi pé láwọn ìlú táwọn àfáà ti sẹ̀mí yẹn Iraq ní gbogbo àwọn ìlú báyẹn ẹ̀rí pé sàárè àwọn tẹbára wọn sàárè báyìí tán bá fi tẹ́hàn yẹ báyìí la ilaha illallah èyàn ó rò pé ilé táwọn èyàn ń gbé ni tí wọ́n kọ́ àwọn tákọ́ àwọn míì gan ní pẹ̀tẹ́sì lórí sàárè nífà táwọn èyàn wọn lọ́bẹ̀ lọ́bẹ̀ àwọn sàárè tí wọ́n kọ́ ní pẹ̀tẹ́sì pẹ̀tẹ́sì pẹ̀tẹ́sì báyìí àwọn míì tí wọ́n kọ́ pẹ̀tẹ́sì wọ́n kọ́ bó ṣe mọ́ bówó ṣe mọ́ ní <laughs> ẹbọ́n mọ́ oye so wọ́n kọ́ ní wọ́n kọ́ bọ́n ṣe kọ́ tí àmà rí tán bá fi wá hẹ́yìn èyí fẹ́ lè mọ́ kí pé é sáré ilé sáré náà mọ́ báyìí so ní tẹ́yàn fi máa ń sọ fáwọn èèyàn nìyẹn àwọn tán mọ́ sáré náà ní táwọn náà gbogbo kí ní ẹ̀díẹ̀ díẹ̀ ló mọ́ ń bẹ̀rẹ̀ tí ẹ̀lẹ́ mọ́ tí ẹ̀yìn wọn tí ó mọ́ ṣẹlẹ̀ ní in tí ó kọ́kọ́ mọ́ sí ni pé ah, àwọn àfáà mi ló tọ́nà kí ẹ̀kan ra mọ́ nǹkan tí ó ju ẹ̀rí pé kò ju bóyá so no inú e, e, èmi wà tún lẹ́rìí pọ́ ní pé kò jù báyá bí kó sàmọ́ ga púpọ̀ but ẹ̀lẹ̀ mọ́ tó bọ́ tí ò bá ti dàbí ilé wákàn ti ga sókè díẹ̀ tó bá ti ga rádà ẹ̀hẹ́n tẹ́ fi pàwọn ẹni rere lélé so ní pé kò sí tó ṣe so ní pé kò sí tó ṣe so jẹ́ àmọ́ pípẹ́ ìṣẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn tó bá padà yá àwọn yóò àmọ́ fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ lójú so ní tí ṣe tọ́ ní fẹ́ fáwọn èyí tí gbogbo àwọn nǹkan tánàbí kọ́ yẹn tí ó dẹ́bọ̀ yẹn èyàn náà gbúrọ̀ kọ́ ni ó ní ìdítà náà fi sọ pé èyàn gbúrọ̀ máa kí wọn sáré náà kí wọn lọ sí jọ́sìn sáré so gbogbo àwọn nǹkan tí ó dẹbọ tí ó dẹbọ tí ó dẹbọ la Nabi sallallahu alaihi wasallam kọ̀ Ànábì ni ẹmọ́ sọ sáré mi di ìtẹ́mọ̀ wá wá bẹ́ẹ̀ àbí la Nabi sallallahu alaihi wasallam sàlàyé fáwọn èèyàn bá àwọn èèyàn gbọ́rọ̀ sáà Nabi lẹ́nu so wọ́n wọ́n a mọ́ lè bẹ̀rẹ̀ wọn bá ń bẹ̀rẹ̀ so eré jẹ́ nǹkan tí èyàn gbúrọ̀ mójútó dáadáa gbogbo àwọn lọ̀wáhírù ẹbọ yẹn tó bá ti ń hàn tó bá ti ń hàn tó bá ti ń hàn èyàn gbúrọ̀ mọ́ tètè máa pàkíyèsí àwọn èyàn sí kí ẹ máa kọ fáwọn èyàn so tó ní tí ó kọ́kọ́ máa ṣẹlẹ̀ ní èyàn ní kọ́kọ́ rí àwọn nǹkan tí ó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ èyàn ní rí láburú yóò grow yóò máa grow sí táwọn yóò fi wá máa ṣẹbọ gan so wọ́n ní yunadi al-mauta wal maqburin wọ́n ní wọ́n ń pe àti àwọn tó wà ní sàárè aw yunadi shayati but ní Nàìjíríà kò fi bẹ́ẹ̀ sówó tó wà kò sówó tí èyàn wéṣì tún fi kọ́lé fún sàárè so ní tí wọ́n kàn sí ni pé yàrá tí bàbá ń gbé ńgbà tó kú òun náà ni wọ́n gbẹ̀ so ní pé àbò òbúdọ̀ súnta ẹni ọlọ́run òbúdọ̀ so ní so in tí Ànábì sallallahu alaihi wasallam in tí láfi sin annabi sallallahu torí pé ibi táwọn annabi ọlọ́wọ́ bá kú sí ibẹ̀ náà mọ́n sí wọ́n sí annabi sallallahu alaihi wasallam sọ ilé so ibi táwọn annabi ọlọ́wọ́ bá kú sí ibẹ̀ náà mọ́n sí wọ́n sí so àwọn àndájọ́ tó dásà lẹ́sà fún àwọn annabi ọlọ́wọ́ bẹ́ni so ní ah, àwọn ní inú ilé bàbá kú sí so àbí hospital ni bàbá kú sí tẹ́wàá sí bàbá hospital so gbogbo ilé yìí nínú àwọn nǹkan tí ṣe ìtọ́nù ma fi ń tàn so àwọn èèyàn fi bẹ́ẹ̀ kò sówó Nàìjíríà lọ títí báwọn máa wá ma ṣe wá kọ́lé fún sàárè ara ọ̀ bọ̀ wọ́n wà bí kan nínú ilé náà wọ́n wà ṣe bẹ̀ dáadáa àbí mọ́sálásí àbí wájú mọ́sálásí wọ́n wà táìsẹ̀ àbẹ́lùmí gan nínú ilé sàárè tó wà nínú ilé ìbẹ̀lẹ́lùmí ń dájú kọ láti bí 50 years tí ń kírùn àìsẹ̀lẹ̀ dáadáa o sàárì tó wà nú ilé tó wà lọ́dẹ̀dẹ̀ ẹnu ilé wájú bẹ̀lẹ̀ lómí tí ma ń kírùn so wọ́n ni yunadi shayatin wal jin aw yunadi ogbon tí Ànábì fi sọ fún wa pé kí ẹ má ma sin òkú sílé nìyẹn tó kí ẹ má ma sin òkú sílé nìyẹn wọ́n ni yunadi shayatin wal jin wọ́n ni ó ń pè àwọn èṣù àtàwọn aljannu aw yunadi al-ghaibi ó ń pè àwọn tí ò sí wa yastanjidu bihim ó sì ń wá ó ń fi wọ́n wá àrànṣe ń fi wọ́n wá

tẹ́lú mí wà lọ dírọ̀ gbéra rẹ̀ sábà abẹ́ àfáà kan ẹbọ pọ́nbẹ̀lẹ̀ wọn sí wọ́n ma wọ́sọ funfun yíò wà máa darí wọn bí ẹrú ní àgbàdo àwọn so in that nabi in tí alẹ́mẹ̀bìnà kọ́ yìí mú sọ nínú nínú àdáwọ̀dáwà in tí àwọn èèyàn ni wípé àdó àwọn ó gbà níbì kan àdó àwọn ní pé wíyá nítorí bọ́lọ́wọ́ bá ṣe sàánú rẹ̀ lásìkò yẹn ọlọ́wọ́ bá ṣe ẹ̀fẹ́ fi dánwò ni ọlọ́wọ́ bá fẹ́ jẹ́ kó jẹ́ àdánwò fún ni

pàbámbárí àdánwò fún kó ṣe pé bóyá bí ibi tó ti sàdọ́ àyàn wá padà ọjọ́ kan wá ní ọgbẹ́ tó wá padà lọ́wọ́ ní à sàrí iṣẹ́ e, kìíní ni a ní à òun wò náà wípé <laughs> àwùjọ tó ń wá wájú sàrí ilẹ̀ òun ti bẹ̀rẹ̀ lọ́jọ́ ohun sẹ́wọ̀n kẹ bí ó ṣe jádánwò fún nìyẹn so wọ́n ní so àwọn ẹlòmíì náà tọ́lọ́wọ́ bó gbàdúrà wọn tó gbé ọlọ́wọ́ bá ayé yìí sẹ́ ọlọ́wọ́ bó mọ̀ tó bá wù yóò mọ̀ fún ẹni tó bá wù yóò mọ̀ fún ẹni tó bá wù wọ́n ni faman talaffaza bil kufri so ẹni tó bá sọ̀rọ̀ kúfùrù káfàrọ̀ yóò di kèfèrí illa an yakuna mukrahan àyàfi tó bá ṣe pé wọ́n jẹ nípa wọ́n ni qala Allahu subhanahu ọlọ́wọ́ bá sọ pé man kafara billahi ẹni tó wa qalbuhu mutma'innun bil iman ọkàn rẹ̀ sì balẹ̀ lórí iman walakin man sharaha bil kufri sadra ṣùgbọ́n tó ṣe pé ẹ̀mí rẹ̀ yọ́ sí kúfùrù ẹ̀mí rẹ̀ yọ́ sí fa alayhim ghadabun min Allah àwọn ilé ẹ̀rí ayàtà máa ń lónìí pé ṣe yẹn máa bẹ́mi rẹ̀ fọ́sẹ̀ ó lọ fúnra rẹ̀ ẹ̀mí rẹ̀ yọ́ sí wọn ò fọ́sí ẹ̀ná so ẹ̀mí rẹ̀ yọ́ sí náà ni so ẹ̀mí rẹ̀ yọ́ sí ni tẹ́mì rẹ̀ ò bá yọ́ sí one way or another kò ní lọ so ẹ̀mí rẹ̀ yọ́ sí tabaan àbí fúnra rẹ̀ gangan ẹ̀mí rẹ̀ yọ́ sí nkankan kó o wá rí pé ah in tí ẹ̀mí yọ́ sí kò sí bóhun ṣe lè ṣe àfi kóhun ṣe nkan so ẹ̀mí rẹ̀ yọ́ sí tabaan náà bọ́ wá ṣe lè rìmí ní pé tó wà òun náà ni pé kó ṣe irú kàbáì sẹ́mí rẹ̀ yọ́ sí tábà ánà nìyẹn so torí kò sẹ́nì kankan tí ó mọ̀ ṣe kúfrù àti pé wọ́n ti ní àwọn kò sí nǹkan táwọn yẹn mọ̀ ṣe láyé so ilé àdúgbò ìbìrò kọ́ yìí sára yẹ̀ nínú I'lamul Waqin pé kò sí nǹkan tí téèyàn mọ̀ ṣe láyé téèyàn mọ̀ ṣe láyé àkọ́sí pé nǹkan méjì náà so kí ẹ máa lé àǹfàní kan àbí kí ẹ máa sá fún aburú so kò sẹ́ni tí ń ṣẹbọ yóò ti di àdìsọ́kàn kan máa tí ń ṣe yẹn ní pé àǹfàní kan wà tí mú wá so kódà àwọn tó ń ṣẹbọ náà àǹfàní náà làwọn náà fi ṣára habil kufri ẹwà àwọn Quraysh àǹfàní pé à ah, nídìí ẹbọ yìí àwọn ọmọlọ̀gá tàbá fi gbà fán nẹ́bí àkó ní ọ̀gá ní gbogbo ìwọ náà ti so tó bá di pé tó bá ṣe pé tó fẹ́ ní ipò àjọṣe rẹ̀ náà ni sí ẹ̀ pé téèyàn bá ti tó bá ti di lẹ́bù pé ẹ̀tọ́ àrá ti èèyàn parí èèyàn parí èèyàn pa títí ẹ̀rí rẹ̀ ẹni tó kùnrin tọ́ ẹjájọ pín tọ́lọ́ nílẹ̀ ẹjájọ pín so sẹ́yàn pé oríṣiríṣi àwọn nǹkan tí ma ń ṣẹlẹ̀ sẹ́lòmínà nìyàn oríṣiríṣi àwọn nǹkan tí ma ń ṣẹlẹ̀ sẹ́lòmínà nìyàn nínú àwọn nínú tó jọmọ́ àlámọ̀rí bídá so oríṣiríṣi àwọn kan tí ma ń ṣẹlẹ̀ sẹ́lò mí náà nìyẹn nínú alámàrí bídá ní pé ó ti ó ti sàlàyé sàlàyé bídá ó ti ṣe tahzir ẹ ma invite òun náà so ẹ ma invite òun náà ẹ bá ti invite ẹ so ẹ wá lẹ́lò mí náà tọ́bá tí wọ́n invite òun náà ó ti tán aláwọn iṣu kan pẹ̀lú wọn tẹ́lẹ̀ dé so ẹ wo arákùnrin yìí náà tó wà lórí Facebook tí ma ń máa yára súnnà Nabi sallallahu alaihi wasallam so àti máa sẹ̀fẹ̀ òun náà ó máa ń sẹ̀fẹ̀ gan ni ó máa ṣe dáwà pẹ̀lú ẹ̀fẹ̀ so àti máa ayé fẹ́fẹ́fẹ́fẹ́ so in táwọn àfáà fi máa ń sọ nìyẹn àwọn èèyàn àwọn èèyàn òun èèyàn orí setán láti gbà pé ibi tí oríire wà fún wa ní pé ká máa tẹ̀lé àwọn sálàfù wallahi ìwọ̀n setán láti gbà so ẹni yìí ṣe báyìí ó wá padà dípẹ́ yìí náà ti wá gbà pé àà ah! eléyìí bídáà ní ìntànká ó kàn fi ká máa ṣe rọ́dù àwọn kìíní òun náà kàn fi gbéra rẹ̀ sáyé ni tó kàn àti tẹ̀mí àlẹ́lẹ́ ìntànká lórí fídíò ma ṣe fídíò Facebook ma ma tọrọ owó fúnra ẹni ní o kìí ṣe fún dáwà tọrọ owó fúnra ẹni ní gba àwọn oríṣìíṣìí ọ̀nà ìtọrọ fún rẹ̀ ní kéde pé tọrọ rẹ̀ fẹ́ni tó ní bùkátà sí o sàbí kí a fi ṣe dáadáa sáwọn yẹn kí a fi fojú wọn o ara o wọ́n lè máa ṣe gbogbo lẹ́yìn náà but àwọn ìmá tọrọ owó fún ẹni náà kún kò tí ẹ̀sẹ́ni tí ó mọ̀ tọrọ fún rẹ̀ in tí ó fi gbé e gbá rẹ̀gbẹ́ táwọn èèyàn ní fẹ́ rí tí ẹ̀ náà pé yóò tún máa bèèrè fáwọn ẹlòmíì náà gbogbo Facebook marketing náà ni so irú ẹni yìí ìsinmi ìkáláwọn èèyàn gbọ́rọ̀ sáwọn sálàfì lẹ́nu ni pé tí yóò tí sú gbogbo súnú bá ti pé lára èèyàn ẹ má gbé lárugẹ ẹ má gbé lárugẹ tí gbogbo súnú bá ti pé lára èèyàn ẹ má gbé lárugẹ ẹ wo al-Ash'ari ẹ wo tó túbá tó sí tauba Salman Barbahari ò ní so àbúkọ̀ níjá sọ gbólóhùn kẹ pé o lè jẹ́ ọ̀gá bídá àlánà kó wá dò ní kó wá dọ̀gá súnnà náà kò pọ́síbù o lè jọ́gá nù bídá àrá náà kó wá dò ní kó wá tún dọ̀gá súnnà ọ̀tà èèyàn látara pé àwọn èèyàn ah àwọn èèyàn ẹ̀sìn wọn wọ́n ní láti question rẹ̀ pé sọ́lọ́wọ́n bára wọ́n ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní láti question ẹ̀sìn wọn pé sọ́lọ́wọ́n bára wọ́n ṣe fún so wọ́n wá látara pé wọ́n sáà fẹ́ káwọn èèyàn gbà wọn àwọn èèyàn sáà fẹ́ káwọn èèyàn gbà wọn tán sọ pé ìgbàtẹ́lòmí ẹwọ́ ìbìn tẹ́mí àná tí gbogbo aná lámọ́ ìmá àwọn ìlòmí wọ́n mọ̀ ká àwọn ìsànyẹ́ náà fáwọn èèyàn pọ̀ tí wọ́n yẹ́rẹ́kọ̀ mú bẹ̀ wọ́n yẹ́rẹ́kọ̀ ẹwọ́ ìbìn tẹ́mí àná ẹ̀wọ̀n ìbìn tẹ́mí àkú sí ṣẹ́wọ̀n kan àmọ́yé àmọ́yé àmọ́yé àmọ́yé àwọn bẹ́ẹ̀ ẹ pé ń bẹ náà ni ma èyàn kan àbíyàn méjì ni wọ́n jókòó sí ẹlòmí gangbà tí ó kò kò sẹ́nì kankan tó torí sẹ́dìbìyàn bí èyàn bá sí ń pẹ́ sí láyé gẹ́gẹ́ bí Anas ibn Malik sọ ni pé ìgbà kan ò ní wá àyàfi pé kó ṣe pé yóò burú ju ìgbà tó síwájú ẹ̀ lọ so bí èyàn bá sí ń pẹ́ sí láyé lórí ti mọ́ àwọn fẹ́ pọ́lọ̀ ọba kóhun láàrin so látara àdánwò gbogbo àdánwò àìmọ́ya àdánwò tọ́nà ọba wá táwọn ẹni ìwá kó sí látara irú àwọn ẹni báyìí ni pé táwọn ẹni tán bá kan sá ti ń ṣe rọ́dù fáwọn ẹnìkan nínú àwọn ẹni ànà ó ti tán ó bẹ̀rẹ̀ sí gbé wọn gani wọ́n wá gbé wọn sí ipò tí wọ́n òdé ipò ni kìí sí magan wallahi kìí sí magan láwọn èèyàn máa fi wọn èyí táwọn èèyàn máa fi tó bá ti pọ́pùlá táwọn yẹn bá sí àti dáa màláfà ẹ̀bọ̀lọ̀ ẹmọ́rẹ̀ ikú láyé wọn ṣẹ́rí kò bá ṣe pé ó ti wá wà nípò àfá táwọn yẹn ti dáa mọ̀ tó ti wà nípò yẹn láwùjọ kò wá ṣe pé tí bá ń wí lárọwá báyìí tábàtàbá ní wí kò bá ṣe pé tábàtàbá ní wí tí bá ń wí lárọwá kò sí tó kàwọn èèyàn so orúhun làfà so ríwọ̀ tó àbí níbi àwọn nǹkan tí ń pèpè sí yẹn ìwọ èsàfà ọ̀ èsàfà fatan ni ọ́ ya fatan ìtẹ́kìlá ẹ́ páyọ̀ ọlọ́run bá ìwọ ìwọ tó ń dá fítìnà rẹ̀ hmm? so ní táwọn èèyàn mọ́ fi máa fà nìyàn pé tó ti sá àwọn èèyàn ti gbá tó ti ráwọn èèyàn kó ní okó wọn ní rójá ó ti káwọn èèyàn kó mọ́ra ó ti wá láwọn èèyàn tó pọ̀ gan wọ́n ti wá gbá aláfà àbí wọ́n ti gbá mọ́ hadith tẹ bá padà àwò pé é eh, kí tẹ̀lẹ̀ fi gbẹ́ ní imú àdísì náà kí lẹ fi gbẹ́ ní imú àdísì pé ah, ẹmọ̀ kìní kan wà nípa ayé nípa aláìfún pé kò sẹ́ni tẹ́ rí táwọn èèyàn pè nǹkankan àbí táwọn èèyàn gbé sípò kan pàápàá jùlọ tó bá ipá àwọn èèyàn tó súnmọ́ ní ọ̀kẹ́ sí gbogbo aráàtàkan lè wá ó lè pè yàn sheikh but táwọn èèyàn ó ń jẹ́ káwọn èèyàn gbọ́ yé pé ipò tó ń fẹ́ yíkan gbóhùn sí nìyàn kò sí ipò tó ń fẹ́ yíkan gbóhùn sí náà fi gbé e síbẹ̀ tó wáyé báwọn èèyàn tó súnmọ́ náà gbé e síbẹ̀ kò sí kìníyàn gbogbo aspect life ló ti true gbogbo ẹni tó bá súnmọ́ èèyàn tó wáyé pé wọ́n gbéyàn sípò kan àbí wọ́n máa ń sọ̀rọ̀ èèyàn pé ah báyìí báyìí ni kò sí nǹkan tó fà àyàfi pé àwọn tó súnmọ́ èèyàn ó jẹ́ kí wọ́n gbọ́ yé pé ipò tó ń fẹ́ yíkan gbóhùn sí èèyàn

so ó jókòó ti ma hadith o ma ka àwọn tírà hadith so o ma jókòó ti láti lè máa fi sálà láti lè máa sọ fáwọn èèyàn àwọn tó ń bá wí gan tí wọ́n gbọ́n tó ń sọ yé so láti kàn mọ́ mú wá so tó bá ti wá ṣe lè débì kan so steps tẹ́yàn fi lè dí màálì sí láwùjọ wa náà tó bá ti wá tẹ́yàn bá ti wá tẹ́yàn bá ti wá ṣe lè débì kan pé èyàn ti ń sọ èyàn ti ń sọ àwọn èyàn wọ́n bẹ̀rẹ̀ sí ń pè ọmọ hadith mahadith so wọ́n bẹ̀rẹ̀ sí pé ọmọ hadith tán bá ti rán pé ọmọ hadith àwọn fàwáìdì hadithiyya ma mọ́ wá tó pọ̀ gẹn oye so àwọn fàwáìdì hadithiyya àwọn kan tó wọ́n bí hadith ma mọ́ wá tó pọ̀ gẹn so tó bá ti wọ́n mọ́ wá tó pọ̀ gẹn táwọn yẹn bá ti wá padà gbọ́ láfà aládìsì kò ní ìdíkò ma haka kama kò ní ìdíkò ma wá padà tó bá padà ní àgbà tó bá yẹ pé láàká ìlọ wá padà sọ fún wọn àbí tó bá yẹ pé ó fẹ́ kótà àdìsì tó kéré jù gan ó ṣe mistake ń bẹ̀ so sáà ti kọ́kọ́ àwọn kan sí tọ́nà bá tún wá fẹ́ ṣàánú rẹ̀ ó tún rárá àwọn tó yẹ pé àwọn kú rínà tẹ́lẹ̀ nínú àwọn oráwọn kó mọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ kéwú ó wá rí wọn kó mọ́dọ̀ nígbàtí àwọn bá rí wọn kó mọ́dọ̀ àwọn tí wọ́n ti gbé ikí e pé ah muhaddis àṣẹ́kù ah, muhaddis torí wọ́n mọ̀ pé in táwọn fi ga ni pé káwọn náà kan ṣe kíni kan gbé ọ̀gá ìwọ náà sì mọ̀ pé in tí wọ́n fi máa gbé ọ̀gá lọ ni pé kí wọ́n náà máa ṣe kíni kí wọ́n náà máa gbé wọn so mutual relationship ni so mutual relationship ni bí contract unspoken contract ni oye so interfere ni ẹ pé ma dì sí òkè lọ́dọ̀ wọn bí wáyé yóò mọ̀ yí mọ̀ hadith ajé gúnlẹ̀ so yóò ma, pé ga yóò mọ̀ kódà àwọn hadith kòròkòrò lórí àbítọ̀ so ní pé òun ò mọ̀ ẹni tó mọ̀ hadith tó ẹ̀rì bí mọ̀hádìsì ìkòròdú náà òun yóò máa gbé mọ̀hádìsì òkè pé ah, káwọn yẹn lọ mọ́ ah, ó ní máa àdìsì ọlọ́ọ̀bá tètè sí máa àdìsì fún lára àwọn ọmọ kí òun tọ́lọ̀ bá tètè ṣàánú pẹ̀lú máa àdìsì so ẹwọ́ gbogbo orú mutual relationship ní pé tọ̀ àmọ̀jọ́ àmọ̀jọ́ zaka wa ní o àmọ̀jọ́ zaka ara wa ní o <laughs> so gbogbo bó sì mọ́ ṣe fún àwọn nìyẹn nítorí pé kò sí àpẹẹrẹ ìṣẹ́kíní fọ́lọ́mọ̀bọ̀ hàn àpẹẹrẹ pé wọ́n sàbọ̀rọ̀ dé minama a ní nínú àwọn ọ̀rọ̀ tẹ́ táwọn ẹlòmí mọ́ sọ pé à ìyẹn ju gbogbo mọ́lẹ̀ tàbí ẹ̀bá dé so ìyẹn ju gbogbo mọ́lẹ̀ ó jẹ́ kí wọ́n mọ̀ rù kígbà kó ní wallahi ẹnu kanú wọn mú wallahi tallahi sẹ́wọ̀n kan so tó bá ti ṣe yẹn tó bá tẹ́yìn bá ti lè ráwọn lẹ́yìn ṣe tán ó di muhadith láwùjọ so ó di àwọn èyàn sì gbọ́n muhadith tó náà bá ti wá sáànú rẹ̀ tí wá nírò àwọn kílùkọ rẹ̀ àwọn tí wọ́n ń gbé ọgá àwọn tí wọ́n náà ń gbé ọgá àwọn tó ń sọpọ̀tì rẹ̀ tí wọ́n náà ń gbé wọn lẹ́yìn tó bá tamá ti pọ̀ tamá ti pọ̀ gẹ́láda àà àti kó muhadith rẹ̀ lè o kọ́lá bí ọ̀gán ò fẹ́ mọ́ à ó lè o ó lè o ṣe rí tẹ bá fẹ́ ma òdodo nǹkan tí ń sọ ẹ wo bí jàbàtà sí sọ́ra ìdí muhadith so ẹwọ bí jàbàtà bó sì sọ́ra èdè muhaddith so kíyàn wò so ẹwà rí tíndì yẹn lára ìlòmínà so tí jàbàtà dùn dámọ̀ torí pé òun tí ẹ̀ ìgbà tí ó padà di muhaddith tán mọ́ gbé àdìsì fúnra wọn mọ́ wí àwọn nǹkan tí ó kọ̀ ẹ́sìn padà òun so eléyìí jẹ́ àbúṣe ẹwà mọ́ tí mo sọ nìyẹn pé sẹ́rí gbogbo ẹni tí àwọn èèyàn bá gbé sípò kan àwọn èèyàn tó bá súnmọ́ ó ti fi jẹ́ kó yí àwọn èèyàn pé òun fẹ́ jẹ́ ká mọ́ gbóhùn sípò yẹn tí àwọn bẹ́ẹ̀ lómi ṣe máa ń ṣe ẹni tí máa ń pè mọ́ hadith yíò wọ́n á ṣe dáadáa sínú àwọn eh, eh, gbogbo kí ní ìyẹ̀wó ní tó túnmọ̀ náà ah, ni ó wà bàbàrà so kò wá ní ti ẹni tọ̀wọ́ yẹn síwájú so àbí kó ìmọ̀ tí ń tó yẹn but kò ní gbọ́lá fún tó ẹni tó gbà fún yẹn so èyí jẹ́ fi rí nìyẹn pé ẹ máa wọ àwọn àfáà yìí ẹ máa wọ àwọn tó máa ń súnmọ́ wọn jù sáwọn sí nínú àwùjọ kódà nínú àwọn tọ́lábà sọ̀rọ̀ ilmi sáwọn náà máa ń jẹ́ni tó nímọ̀ jù but àwọn tó gbà fún wọn jù àwọn tó gbà fún wọn jù pé ó gbà fún mi but ẹ àwọn tó máa ń súnmọ́ àwọn jù ibn tèmi àwọn olóṣùmọ́ ibn Qayyim ibn Rajab ibn Kathir ibn Abdul Hadi so àwọn tó súnmọ́ Sheikh mi Baz ẹwà àwọn tó súnmọ́ wọn so Sheikh Rabi' ẹwà àwọn tó súnmọ́ wọn so but àwọn ẹ̀rí àwọn àfáà ìwé àwọn tó dítẹ́ tó túnmọ́ ń gbà tó súnmọ́ àwọn jù àwọn tó gbà fún wọn jù ní àwọn tí ó lè máa ró popularity àwọn dáadáa so tí ó lè máa rú dáadáa so ilé ìjẹ́ bó ṣe jẹ́ so kọ́nà ọba kó láwọn ní gbogbo àwọn àdánwò tó fi tó fi sí àwùjọ wáyìí kọ́nà ọba kó jogún ìkìláàsì wọn ìkìláàsì yẹn gbọ́dọ̀ wọ́kì lórí ẹ̀gẹ̀un wallahi ìkìláàsì a ní ṣe rí ìkìláàsì kódà táwọn èèyàn bá gbá ṣe rí ibi tí ọlọ́run bá bá jogún ìkìláàsì fún yẹn dé wallahi èyí torí kódà Ọlọ́run bá máa ń dẹ́yàn wò ń gbà mí pẹ̀lú pé kódà àwọn tó wà àwọn tí àwọn tán jẹ́ ní gan wọ́n lè kọ̀yìn síyàn gan gbà mí àtẹ́yàn jẹ́ tán jẹ́ ìlà Ọlọ́run bá tó fẹ́ fi dẹ́yìn kíláàsì yàn wò náà ni ẹgbẹ́ sí tán bá kọ̀yìn sí ọ só wà fẹ́ sílẹ̀ só fi nǹkan tó ń sílẹ̀ so ẹwọ ẹwọ àdánwò tọ́lọ̀ wá fi dáhùn káàbù káàbù ibn Malik ẹwọ àdánwò tọ́lọ̀ bá fi dáhùn so Ọlọ́run bá máa ń dẹ́yìn wò gan gbà mí pẹ̀lú àwọn èèyàn ni pé wọ́n kọ̀yìn síyàn so ní pé káyẹ̀ kọ́lọ̀ wá fi dán ìkìláàsì yẹn wọ̀n gbọ́ pé ṣé torí Ọlọ́run bá ló fi ń ṣe kìíní so tó bá wá jẹ́ torí Ọlọ́run bá kódà àwọn Yorùbá wá kórè ayàn nígbàtí yẹn bá fi kú wàláhì Ọlọ́run bá ọba so gbogbo nǹkan tí yẹn ṣe yẹn Ọlọ́run bó jẹ kó so kọ́lọ̀ bá kó jogún ìkìláàsì fún so hádà wallahu a'lam sallallahu wasallam kò so torí ọjọ́ ti lọ́gìn so هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهر لا إله إلا أنت أستغفرك وأتوب إليك You have a very important question. Okay, what's that? Now, please, what's the meaning of standing for school anthem? Standing for school anthem yes, is not Nigerian flag in school. Everything that has to do with loyalty for other than Allah and it will inhibit, uh, inhibit in people. the loyalty of other than Allah is not permissible. Other than Allah and His Messenger is not permissible. So that is the basis for all this flag, loyalty for your country. That is why you see that many people who join who join the uh, the army, you see that they will say he was inspired while he was in primary school when they would stand for the national anthem. You, you have not heard it before. You'll have heard many stories like that. That uh, what motivated him to join the army was that so all of that is loyalty for other than Allah and His Messenger. So which, there was nothing like that in the time of the Prophet. So whereas there were things that were being done like that, like that in his time, but the Prophet Allah never did that and his messenger. So people used to do that in the time of the Prophet and his messenger. So but the Prophet Allah and his messenger, uh, the, uh, the Prophet and his companions, they would not do that. The messenger of Allah and his companions, they would not do that. so that is why it is not permissible wallahu alam so let us talk subhanaka alhamdulillah inshallah la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum